إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجدج بوقوة tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni o ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala awá ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá àtàforíjì rẹ̀ a sì wá àbú ọlọ́wọ́ bá níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́sọ́nà kò sẹ́ni tí ó sì rọ bẹ́ẹ̀ lọ́nà ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́sọ́nà mo ń jẹ́rìí pé kò sẹ́ni kankan bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run Ọba ni ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run Ọba ní pàápàá páyà Ọlọ́run Ọba ẹ sì gbọ́dọ̀ fáyé sílẹ̀ àfi kẹ́ jẹ́ mùsùlùmí o gbogbo èèyàn mẹ́ni àpátápátá ẹ páyà Olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ẹbẹ̀rù ọlọ́wọ́ bá tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtọkùn ẹbí dájúdájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yíò ẹ̀yin olùgbàwó òdodo ẹpáyà ọlọ́wọ́ bá kẹsì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe lè ọlọ́wọ́ bá yíò máa bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn àṣìṣe yín ẹni tí bá ń gbọ́lọ̀ sọ́lọ́wọ́ bá lẹ́nu tí ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá àti tòjíṣẹ́ rẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè èrè tí fi ń ga jùlọ lẹ́yìn wá gbaná èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ó èyí tí sì fi ń dájú nínú gbogbo ìmànà nabi wa muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n fi ń burú jù nínú gbogbo alámẹ̀dí pátápátá àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ anu ni anu sì rí ma ń sọ̀yàn dèrò náà ni fa ya ra'akumullah ittaqullah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba ni ká àbò sọ́dọ̀ rẹ̀ nìkan ibadallá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ò ní dá àwọn ẹrú rẹ̀ kalẹ̀ kúkà ma wọ́nà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ètò fún wa bẹ́ẹ̀ sí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ò ní fi àwọn tó gbàgbọ́nú rẹ̀ àwọn tó ń jọ́sìn fún kúkà fi wọ́n lẹ̀ ibadallá a ní bukata sí nǹkan kẹmí ìbáralọ́ inú ọ̀pọ̀lọpọ̀ abala àbí abala tó pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ma ń sàṣìṣe tí ṣe ìtọ́nù tí ma ń wọlé tọ̀ wọn òun náà ni bóòlà wọn ó sì dáàbò bóra wọn ìtàfíjọ ń gbé yẹ̀wò ní ìbáralọ́ kí láwọn àdúrà tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam tá ma fi dáàbò bóra wa tá ma fi gbéra wa kó níbi àwa sọ fúnra wa àwọn ọlá tí ń bẹ fún ayatul kursi lábàlá yìí nípò tó o ní bùkátà sí nǹkankan tí ó sọ dẹ́lẹ́bọ o ní bùkátà sí nǹkankan mímá tí ó bá yí mẹ́ni rẹ jẹ́ eléyìí tán nabi sallallahu alaihi wasallam fún ọ̀yọ́ ti tó ọ ẹni tó bá sì gbà nabi mú wá a ó gaga káwàwé síkílà àwọn àdí ta fi ń sọ fún wa aya tó lọ́lá jù nù kùránì ni aya tó tóbi jù nù kùránì ni aya tó sọ pé ismullahi al'azam ó kọ Ọlọ́run bá tó ga jùlọ inú aya yìí ló wà ní kí ni dí ibadallah káwọ ìtumọ̀ rẹ̀ lẹ́yìn bá ta ka àwọn ọlá rẹ̀ fún wa àwọn ọlá tó wá nínú hadith annabi sallallahu alaihi wasallam nípa torí pé ta bá ma ìtumọ̀ nǹkan tá ń ká yóò jẹ́ kí ìfẹ́ rẹ̀ kó tún ga lẹ́mìí wá sí yóò jẹ́ kí ó dá wa lójú pé àló tó sẹ́ níbi agbogbo aburú Allah bá subhanahu wa ta'ala sọ pé Allahu la ilaha illa al-hayyul qayyum

àbílẹ̀ lómi tí ń takò túnmà rẹ̀ gan táwọn yóò bá tún wọ́n ní àkó sọ́bà kan ya fọ́lọ́run kéése bí ọba nìkan lọ́lọ́run bá subhanahu wa ta'ala ti ló ti ju gbogbo ẹ̀dá lọ àbí ló ti tọ́ sí pé kéyàn fi rẹ̀ fún nìkan kéése bí jẹ́ ọba nìkan kódà èyí tó ṣe pàtàkì jù òun náà ni ìjọsìn la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni pé kò sí nkẹ́kẹ́ tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run ọba kò sí nǹkankan kò sí nǹkan ohun tó tọ́ sí ìjọsìn yà àyàfi Ọlọ́run Ọba la nabiyyun mursal kìísà nabi tọ́lọ́wọ́ bá rán lágbọ́dọ̀ jọ́sìn fún bó ṣe pé ní àpẹ́lẹ̀ ni wọ́n ẹni tá nífẹ́ ni wọ́n ẹni tá mọ̀ sàdúwà fún ni wọ́n àwọn ẹni tí wọ́n ti rí ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run Ọba ni wọ́n tọ́lọ́run Ọba ti yọ́nú sí wọn ni wọ́n bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n èsẹni tá mọ̀ bọ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n èsẹni tá mọ̀ pè bẹ́ẹ̀ sì ni wọ́n èsẹni tá mọ̀ jọ́sìn fún Ibadallah ibi tó pọ̀lọpọ̀ ti gbé igbági ní tí ó ma pé Ọlọ́run pé Ọlọ́run tí ó ní àdúwà àwọn ògbà Ọlọ́run bá ní wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushrikun ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbàgbọ́ nínú Ọlọ́run bá àfikó sí pé wọ́n tún ma ń ṣẹbọ náà papọ̀ Ibadallah gbólóhùn la ilaha illallah ọ̀pọ̀lọpọ̀ mọ̀túnmà ẹ̀kù sọ́bà kan ya fọ́lọ́run ara òkè sì túnmà rẹ̀ ní kíyàn lọ ha látò ní lọ ìtumọ̀ la ilaha illallah ni pé kò sí kẹ́kẹ́ tó tọ́ sí ìjọsìn kò sí tá gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Ọlọ́run Ọba nìkan ṣoṣo ìtumọ̀ rẹ̀ ni ẹ Ọlọ́run Ọba subhanahu wa tó gajù òun náà ni pé kíyàn jẹ ẹrú fún Ọlọ́run ọba ipò tó gajù tí yàn lè dé òun náà ni pé kíyàn máa jọ́sìn fọ́lọ́run ọba nìkan ṣoṣo kọ́lọ́run ọba gbáyàn lẹ́rú eléyìí ni ipò tó gajù tọ́mọ ẹ̀dá lè dé o kìí ṣe kó pé kó wá dépò pé kó wá dàbí Ọlọ́run kó ara نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ọlọ́wọ́ bá pé annabi sallallahu alaihi wasallam lẹ́rú rẹ̀ نزل الفرقان على عبده ọlọ́wọ́ bá ní subhana alladhi asra bi abdihi nítorí náà ibadallah in tó gajù in tó sì tún jẹ́ in tó jẹ́ foundation jù nínú ẹ̀sìn wa òun náà ni pé ìjọsìn fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo in tọ́lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ áyà tó gajù nínú Kùránì náà aláwọ̀ bá wá ní alhayyul qayyum alhayyu alhaya látara haya látara ìsẹ̀mí ọlọ́wọ̀ ọba ọba tí ń sẹ̀mí ni ọlọ́wọ̀ ọba ọba tí ò ní kú ni ọlọ́wọ̀ ọba ọba tí ti ń bẹ tí bíbẹ̀rẹ̀ ò ní bẹ̀rẹ̀ ni ọlọ́wọ̀ ọba subhanahu wa ta'ala tí ó ma bẹ tí bíbẹ̀rẹ̀ ò lópin ni ọlọ́wọ̀ ọba ọba tó ṣe pé ìsẹ̀mí rẹ̀ pé ni ìsẹ̀mí tó ń gbọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ìsẹ̀mí tó ń rí gbogbo nǹkan ìsẹ̀mítọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ma ń pa gbogbo nǹkan ìsẹ̀mí tó pé tó ṣe pé gbogbo ìsẹ̀mí yòókù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló ń fún wa al-qayyum látara qama ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló ń gbé ayé dúró àti gbogbo nǹkan pátápátá ọlọ́wọ́ ló ń sustain so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní fún wọ́jẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló ń jẹ́ kí wọ́n máa bẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló mú sánmà àti ilẹ̀ dúó Ọlọ́run Ọba ní inna Allaha yumsiku samawati wal arda an tazula kò sí tí jẹ́ gravity Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló mú sánmà àti ilẹ̀ dúó ni gravity so inna Allaha yumsiku samawati wal arda an tazula Ọlọ́run Ọba ló mú sánmà àti ilẹ̀ dúó tún wò fi yẹ̀gẹ̀ rẹ̀ wàlà in zálata tí sánmà àti ilẹ̀ bá wáyẹ̀ ma amsaka in amsaka huma min ahadi min ba'di kò sẹ́ni kankan tí ó mú wọn máa yàfọ́lọ́wọ́ ba ibadallah alqayyum lọ́lọ́wọ́ ba asdúrò ní qayyum fa udgimatil wawu fil wawu wa so alhayyul qayyum lọ́lọ́wọ́ ba subhanahu wa ta'ala la ta'khudhuhu sinatun wala nawm ọlọ́run ọba ètò gbé ọlọ́run ọba wá ń sàlàyé ẹ̀mí rẹ̀ bí ẹ̀mí ọlọ́run ọba subhanahu wa ta'ala sí ń bẹ bíbẹ ọlọ́run ọba ipé ọlọ́run ọba ètò gbé ọlọ́run ọba subhanahu wa ta'ala ètò gbé wala kódà ọlọ́run ọba ò ní ìdí kókò tó gbé wala náwó bẹ́ẹ̀ sì ọlọ́run ọba èsùn tẹ́lòmí mú wá látọ̀dọ̀ ara rẹ̀ ma anzala Allahu biha min sultan láti fi ròyìn ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wá sinmi lọ́jọ́ keje wa laqad khalaqna as-samawati wal arda wa ma baynahuma wa ma massana min lughub ìtọ́lọ́wọ́ bá sọ nìyẹn àti dá sánmà àti ilẹ̀ àti gbogbo tó wà láàrin wọn kò rí ọlọ́wọ́ bá rárá kò

ọlọ́run ọba ń gbọ́hun àdúwà tó ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala fún láti jẹ́ ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala òsùn bẹ́ẹ̀ sì ni kò tó gbé àbíwà tí ń pè ara o bákan náà ibadallah ẹ̀mí yóò balẹ̀ pé gbogbo tó tó gbé so gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ayé Ọlọ́run bá fẹ́ ni ẹgbẹ́ bí dàrẹ́tọ̀ bá tó gbẹ́ngbà mí ilé sáré dàrú àbí dàrẹ́tọ̀ sùn lọ so bí gbogbo ẹ̀ṣẹ́ lọ ó ṣe wáyà jamara wọn so yẹ bára lọ tọ́lọ Ọlọ́run bá subhanahu wa ta'ala orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní lahu ma fi samawati wa ma fi al'arun so tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní in tó ń bẹ ní sama àti in tó ń bẹ nílẹ̀ gbogbo ẹ̀ pátápátá tọ́lọ́wọ́ bá ní o ibadallah ayé tóbi jù bá sí lè rọlọ ẹ̀dá ọlọ́wọ́ bá tóbi jù wọ́n sì pọ̀ gan subhanahu wa ta'ala bí gbogbo ẹsẹ wá tóbi tó bó ṣe fẹ̀ tó bó ṣe pọ̀ tó àwọn mẹ́ ènìyàn ga tó ti ń bẹ láti gbà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti dálẹ̀ ẹnikún mẹ́yẹ wa 'indana kitabun hafiz yàtọ̀ sípa àmá àtúnwá ní tíra tí mọ́nítọ̀ gbogbo ẹ̀ ibadallá tọ́lọ́wọ́ bá ní tí ń bẹ ní sánmà àti nílẹ̀ ọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló dá gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá ló sì ní ọlọ́wọ́ bá ní man dhal ladhi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún júwe ibi tó pọ̀lọpọ̀ ẹ̀dá ti ṣìnà ibi pé à ń wá sí pẹ ní àwọn ẹni tí ó bá wà bẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀ṣẹ̀ ti wá pò ààlẹ́ dọ́lọ́wọ́ bá bẹ́ so ẹni tí ó bá wà bẹ́ àwọn olùmọ́sọ pé kódà bó ṣe lọ́wọ́ tán ni ó sì wò pé kó túbáwò tí kó lórí ẹ̀ṣẹ̀ wọn gá wallahi tó bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala torí pé tí ṣe ìtọ́nù fẹ́ ni pé kó mọ́túwà yẹn ara ọlọ́wọ́n bó dá sáyé torí pé kó mọ́ fi sẹ kò túnmọ̀ pé eléyìí náà wá fún yà ní tíkẹ́ẹ̀tì pé kí ẹ máa lùgbà ọlọ́run but ọlọ́run subhanahu wa ta'ala ò dá possible fún ọkọ̀ mọ́sẹ̀ but ibi tí in tí ni pé sí wọ́n túbá lọ subhanahu wa ta'ala ibadallah lára àwọn bí tíṣẹ́ ìtọ́nù ti mú àwọn ọmọ annabi adam òun náà ni pé ẹni tí ó bá ń ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé à mú nídi owó èmi ẹ̀ṣẹ̀ mi pọ̀ bọ̀tẹ́ ni tí ó bá ń ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àbí lọ́jọ́ ọgbìnde náà nípa ẹni tí ó bá wá ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tàlẹ́ni tí ó sì pẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àyàfi pẹ̀lú yọ̀ndọ̀ Ọlọ́run Ọba tàlẹ́ni un kò sí o ibadallah so kò sẹ́ni tí ó sì pẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba àyàfi pẹ̀lú yọ̀ndọ̀ Ọlọ́run Ọba in tí ìsìpẹ̀ tọ́lọ́run Ọba fi yàtọ̀ sí ìsìpẹ̀ tayé yìí ìṣìpẹ̀ ń bẹ fún nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ni ń bẹ fún àwọn nabi Ọlọ́run Ọba bẹ́ẹ̀ sì ni ń bẹ fún àwọn èèyàn dáadáa ń bẹ fún àwọn olùmọ̀ tí wọ́n lo ìmọ̀ wọn tí wọ́n fi ń tọ́ àwọn èèyàn sọ́nà bẹ́ẹ̀ ni ń àwọn tí wọ́n torí pé àwọn èèyàn ó sípẹ̀ lọ́jọ́ ọgbẹ́ndé àwọn èèyàn ó sípẹ̀ fún àwọn lọ́jọ́ ọgbẹ́ndé bóyá lómi tó tẹ́ pé iṣẹ́ rẹ̀ gbé wàljanna iṣẹ́ rẹ̀ ò tó lórí òsùnwọ̀n láti gbé wàljanna ọ̀rẹ́ mi ni àjọ ma ń kírun gbàta wà láyé ni Ọlọ́run tí ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam ìtumọ̀ wọn lẹ́yìn pé bóyá ń kírun lẹ́yìn mi ní sọ o ìmọ̀ ń gbìyànjú láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run Ọba àbí ìmámù wa ni ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ àmá ìmámù wa ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibadallah àwọn yóò sì pẹ̀ fúnra wọn ẹjẹ́ alọ́rẹ̀ẹ́rẹ́ ẹjẹ́ aláwọn èèyàn rẹ̀ lọ́rẹ̀ ẹjẹ́ aláwọn èèyàn rẹ̀ ẹni tọ́lọ́wọ́n bá bá má bùn lọ́mọ rẹ̀ ọmọ tí ń jọ́sìn fọ́lọ́wọ́n ọba bóyá pàtí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sì ń rọrùn tí ó fi wà aljanna ọlọ́wọ́n ọba nìyàn tà á òbí mi ni ọlọ́wọ́n mọ́jẹ́ owó náà kò sẹ́bọ̀ kò sẹ́bọ̀ àmẹ́sẹ̀ rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò kí wọn ò ní sí pẹ̀fẹ́lẹ́bọ ẹni bá fi ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba kò ní sí pẹ̀lọ́dọ̀ Ọlọ́run Ọba bákan náà ẹni tóhun náà bá fi ṣẹbọ wọn ò lè ríbi sípẹ̀ fún wọn ò lè ríbi sípẹ̀ fún Ibadallah ẹ̀kọ́ láńlá ká ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká jìnà sí Ànábì Ibrahim tó bá dojọ́ gbẹ́ndẹ̀ alayhi salam anabi ibrahim wà rí bàbá rẹ̀ azar azar ló kọ bàbá ibrahim tán nabi ibrahim bá wá rí lójọ́ gbẹ́ndẹ̀ bàbá rẹ̀ wà lọ bá ọmọ rẹ̀ ọmọ rẹ̀ lanabi ibrahim yíwa ní ọmọ mi gbogbo tó bá sọ lónìí mo fẹ́ gbọ́ wọ́n jù síná láyé ni bá wọ́n jù ànábì Ibrahim síná láyé ni tí ẹ bá sọ́lọ́ ọba tó ní kulna ya naru kuni bardan wa salaman ala Ibrahim bàbá ànábì Ibrahim wọ́n wà lọ bá pé àwọn ah, ọmọ mi gbogbo bá fẹ́ sọ lónìí gbogbo dáwà tó máa ń fún wọn gbàtà wà láyé mo ṣe tán tí gbọ́ lónìí amọ́lọ́wọ́ ó ti lọ ọlọ́wọ́n bó wà dájọ́ bàbá nabi ibrahim wà máa lọ náà so yóò wá bá nabi ibrahim jẹ́ pé ọlọ́wọ́n ó sì lóò ní bà mínú jẹ́ wala tukhzini yawma yub'athun àdúwà nabi ibrahim ni ipò òní yẹpẹrẹ mi lójọ́ ọgbìndì ọlọ́wọ́n bó wà ní kówó so yóò wà rí ọlọ́wọ́n bó yóò wá yí àwọ̀ rẹ̀ padà sí ẹ bí ẹran so ni ó fi wá wọ́ná anábi Ibrahim ní rí bàbá rẹ̀ kó wọ́ná Ibadallah ẹ̀kọ́ láńlá lélẹ́ yóò àwọn anábi ọlọ́wọ́n bó lé lẹ́ni kankan o bí yẹn bá fi ṣẹbọ ọ̀rọ̀ ẹbọ ní agbára gan wallahi téèyàn bá lé téèyàn bá ẹni téèyàn bá nífẹ̀ẹ́ téèyàn bá nífẹ̀ẹ́ ni ni pé ah bàbá mi ẹ̀fẹ́ bọ̀ yílẹ̀ ni o alẹ́ ẹ̀ ní délé oúnjẹ́ àbí mọ́sẹ̀ so ibadallah musulumi àwọn tó ní iman ni wọ́n ṣìpẹ̀ fún lọ́jọ́ ọgbẹ̀ndẹ̀ Ọlọ́hun bá ní ya'lamu ma bayna aydihim wa ma khalfahum Ọlọ́hun bá ma tó ti ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn Ọlọ́hun bá sì ma tí ó padà ṣẹlẹ̀ sí wọn Ọlọ́hun ma tó wà wájú Ọlọ́hun sì ma tó wà lẹ́yìn wọn ọlọ́wọ́ bá máa tó dáọ àwọn tó dáọ ọlọ́wọ́ bá rọ kiri ká àwọn ní mani ọlọ́wọ́ bá ní wala yuhituna bi shay'in min ilmihi wọn ò sì lè rọ kiri ká nkankan nínú mọ̀ ọlọ́wọ́ bá nínú tọ́lọ́wọ́ bá máa ilmu ń bẹ̀hun ó lè sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala torí pé ìgbà míì wà tán ma mú masdari wá tí ó sì túnmà maf'ulu bihi ẹ̀rọ ọba ni wa huwa kurhun lakum kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum ọlọ́run ọba ni a ṣe ìmá jagun a ṣe lófin fún yín wa huwa kurhun lakum masdari but wa huwa makruhun lakum ni túnmà rẹ̀ sọ́lọ́run ọba ni wala yuhituna bi shay'in min ilmihi wọn ò lè rọ́kiri kankan nínú mọ́rán ọba illa bima sha àyàfin tó bá wọ́rán ọba ibadallah gbogbo ń ta bá mọ́ ọlọ́ọba fẹ́ jẹ́ ká mọ́ ni nínú ayé nínú sánmà ni nínú ara wa gan ni ọlọ́ọba fẹ́ jẹ́ ká ma kana Allahu wa ma kana Allahu liyatla'akum 'ala al-ghayb ọlọ́run ọbọ̀ ní láyéláyé jẹ́ kẹ́ẹ̀mọ́ kọ̀kọ́ so bẹ́yẹn bá mọ̀ kẹ́kẹ́ ọgá ara ah, kò mọ́ kọ̀kọ́ in tọ́lọ̀ bá fẹ́ jẹ́ ó mà ah, ní ó mà tọ́lọ́lọ́wọ́ bá ti sọ́nù so àwọn tí ma ń fẹ́ jẹ́ kí èyàn ṣe yẹ méjì ń pàntọ́ lọ́wọ́ bá ti sọ wọ́n pọ̀ láyé gan so wọ́n lè wá báyàn pé ah báyìí báyìí báyìí báyìí báyìí ìwọ náà wọ́n mọ̀ òkè àbú mọ́ kọ̀kọ́ ní ọlọ́run sì lẹ́nìkan kò mọ́ kọ̀kọ́ kò mọ́ kọ̀kọ́ fẹ̀mí ara rẹ̀ balẹ̀ ọlọ́run ni wa ma kana Allahu liyatla'akum ó fẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ kó fẹ̀ níbi pé ó bú sánmà àti ilẹ̀ ni Allahu akbar ẹ̀dá ọlọ́wọ́n bá tó tóbi ní kùrsí ọlọ́wọ́n bá ẹ̀dá ọlọ́wọ́n bá tó tún wá tóbi ní arṣi ọlọ́wọ́n bá tó tóbi ju kùrsí yìí lọ torí méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni àlàáràṣí ọlọ́wọ́n bá ọ̀tọ̀ ni kùrsí yìí ọlọ́wọ́n bá àlàáràṣí so al'arshi rabbul arshi al'azim so Ọlọ́run Ọba ni wasi'a kursiyyuhu samawati wal ard kursiyyu Ọlọ́run Ọba ó bo sama àti ilẹ̀ ni ó wala ya'uduhu hifdhuhuma bẹ́ẹ̀ sì ni kò ní Ọlọ́run Ọba lára ara bẹ́ẹ̀ sì ni kò sú ìmá sọ ní ipò torí Ọlọ́run bá wà lórí gbogbo nǹkan pátápátá ni al'arashi Ọlọ́run bá ló ga jùlọ nínú ẹ̀dá Ọlọ́run bá wà lórí al'arashi so wa huwa al-aliyyul azim Ọlọ́run bá tó tún wá tóbi ní Ọlọ́run bá ibadallah àwa náà ó ti máa rí ìdí tí àyà yìí fi tóbi jù nínú Qur'an tó fi jẹ́ àyà tó ó tó yàn pé a ah, ò ní bùkátà sí kẹkàn mímá yakfika ibadallah nítorí náà ibadallah ká ma ronú sáwọn àtúnmà yìí ká ma olùwọ́n ní gbèsè ayé wa ká ma mú ẹ̀kọ́ mbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfàní ní ó bí fún wa nínú ààbò àti sọ fún wa pàdé nabi sallallahu alaihi wasallam sọ fún wa ní pé téèyàn bá fi kírun tán kó ka ayatul yìí in ti ń kọ́ dí náà ní kú tí ò ní fi jẹ́ kó wà aljanna Bayatul Kursi ṣe lágbára tó lọ́dọ̀ Ọlọ́run bá nìyẹn àwọn àlìjànnú gẹ́ngá àwọn shayatin àwọn èṣù wọ́n jẹ́wọ́ pé in tó lágbára jù egéǹsì àwọn Ayatul Kursi yìí ni a ti kàrùgbélé fún wa níjẹ̀jọ́ ìbádàlá a ní bùkátà sí nǹkan kàmí ìbádàlá in tí ó gbé wa kó nù islamu tí ó sọ wá dẹ́lẹ́bọ a ní bùkátà sí nítorí náà ìbádàlá ẹni gbàtí tó pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ yóò tó ẹni tó bá sì ní kò tó wọn ọlọ́wọ́ sùhánà wa ta'ala fi ilẹ̀ pẹ̀lú ara rẹ̀ barakallahu li wa lakum fil qur'an al-karim wa na nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين Slaves of Allah We have read to us the many virtues of Ayatul Kursi and Walillahi alhamd. We have also read to us the meaning of Ayatul Kursi. It is upon us, Ibad Allah, that we implement it. We know its meaning. We apply the lessons in it in our lives. Because it is the greatest ayah in the Quran, as Allah subhanahu wa ta'ala, as it is narrated from the Messenger of Allah sallallahu alayhi wa sallam. And it contains the greatest name of Allah, of which some scholars said it is Al Hayyul Qayyum and of which some scholars said it is Allahu la ilaha illahu about Allah it is a potent uh, protection against all forms of evils and its meaning is so sweet it informs you about Allah your creator and it informs you about his power his everlasting power his majesty and his authority about Allah it is from being the slaves of Allah subhanahu wa ta'ala that we try, we try. The meaning of the adhkar of the Prophet, we try to learn their meanings. When we say it, it gives more importance. We have more belief in it when we do this. We ask Allah subhanahu wa ta'ala to grant us His protection from all evils. For ourselves and for our families. And for our children and for our wives. اللهم آت نفوسنا تقواها وزكها anta خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم أمنا في أوطاننا اللهم اكتب لنا اليسر في في بلادنا اللهم ارحمنا في بلادنا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة يا رب العالمين اللهم أعن عليهم ولا تعن عليهم يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصرهم ولا تنصر عليهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد